الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقف الله سبحانه وتعالى أترى لكم كاتي قفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم ibi tí a ṣàlàyé dé fara lánàá ni wípé wọ́n ni Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n sàlàyé fún àwọn ni ẹ̀yìn tó bá gbé gbogbo ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yẹ̀wò èyí ó wípé gbogbo ẹ̀sìn ó ń padà sí nǹkan méjì ashukuru wa sabr ashukuru òun náà ni ma dúpẹ́ fọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala gẹ́gẹ́ méjì tí gbogbo ẹ̀sìn ọ̀rọ̀ padà ó ní ṣẹwárí sọ́bùrù yíò mẹ́ta ló pín sí àkọ́kọ́ ó ní sọ́bùrùn ala ta'ati hatta yaf'alaha ó ní kíyàn ṣe sùúrù lórí ta'a lórí mọ́ gbọ́gbà sọ́lọ̀ ọba lẹ́nu kíyàn ṣe sùúrù lórí obedience Allah subhanahu wa ta'ala hatta yaf'alaha títí tẹ́ yóò fi ṣe ìkín ṣe tó rọrùn púpọ̀ báhùn náà ní kíyàn máa ṣe kíyàn máa gbọ́ ẹlòmíwà àti kírun alhamdulillah ọlọ́n ti ṣe pọ̀ rọrùn fún kódà kó mọ kú lọ yóò kírun ẹlòmí ní àti dìde pé kí n kírun lásán problem ló jẹ́ fún kí ni reason kò rí bí kọ́ ẹ̀mí ara rẹ̀ ní sùúrù kò rí bí kọ́ ẹ̀mí ara rẹ̀ ní bí ẹ̀ṣẹ̀ máa ṣe sùúrù lórí tọ́à fa inna al-abda la yakadu yaf'alu al-ma'mura bihi illa ba'da sabrin wa musabara wa mujahada li aduwwihi al-batin wa adh wọ́n ní ìdí ni wípé ẹrú ò ní lè ṣe ìkankan nínú ìjọsìn Ọlọ́run Ọba àyàfi lẹ́yìn sùúrù àti ìmọ̀ sí ẹ̀mí ara rẹ̀ ń sùúrù àti ìmọ̀ gbógun já ọ̀tá rẹ̀ èyí tó fojú hàn ní àti èyí tí ò fojú hàn ọ̀tá kan bẹnu wa ṣe ìtọ́nù ni o ni ah, ah, al-nafsul ní ah kò ní dùn kò ní dàbí kó wó fún ààrẹ o àkọ́kọ́ ta ló ní o kọ́kọ́ lọ wó bọ́ọ̀lù náà ṣé bọ́ọ̀lù wíwò ó wà nínú àwọn ọmọlúwàbí sọ́wọ́n nínú àwọn tọ́bá nílé tọ́bá wa wó bọ́ọ̀lù tẹ́ ó tún wá dó síbẹ̀ ṣètọ́nù tún wá sọ ọmọlẹ̀ kò ní jí ọ̀rọ̀ kírun nígbàtà ti sọ́run nínú tó lágbára tó ṣe kí ẹmọ wó bọ́ọ̀lù òun náà ni pé yóò bá àkídàtul wala'i wal bara'i jẹ́ ìmọ̀ fẹ́ràn torí ọlọ́run àti ìmọ̀ kúrò torí ọlọ́run yóò kọ́kọ́ bà jẹ́ mọ́ lára náà mẹ́sì tó jẹ́ kèfèrí ọlọ́run ló mọ̀ fẹ́ràn ó wà ní fẹ́ràn nẹ́bì àwọn tí wọ́n jẹ́ kọ̀tá ọlọ́run bá pọ́nbélé tó ṣe pé àwọn in tí wọ́n tó tún àṣà ní pé kí ní bọ́ọ̀lù ìdáwọn oníṣẹ́ fọ́ṣọ̀rẹ̀ sí ni náà fi promote ẹni gbogbo ìṣekúṣe ayé zìná ìwọ̀kúwọ̀ rédèrèdè kò sí tàbí pòmọ́jẹ̀ tó ju bọ́ọ̀lù lọ nínú àwọn major instrument ni orin gbogbo ẹ̀rọ jọlọ pẹ̀lú bọ́ọ̀lù ni ok ó tún a máa wo ìhòhò ní ohun ẹ̀pẹ́ nínú Islam ọkùnrin gan gbọ́dọ̀ nájú ìhòhò ọkùnrin kódà kójọ mọ̀ rẹ ọkùnrin tó bá ti wọ éjì tó bá ti bàlágà ó lè wo rẹ̀ mẹ́ kwanikini ṣe bọ́ mọ̀ bí ọ gẹ́rin sí àsọ̀dànù ara kò lé sí o ó ti ẹ̀tóbìnrin tóbìnrin ló le jù kọ́ ní a ṣẹ́bẹ̀ mọ́ bí ìwọ ló bí lóòtọ́ àmọ́ ìsinmi tó ti dé yíò ó tó bẹ́ẹ̀ kó gbogbo rẹ̀ mẹ́ kọ́ ní a sí kíní kò lé sí o abadan ká tó wá sọ ìhòhò ara àta àwọn tó ń gba ṣe kìí ṣe pé gbogbo ìtàn wọn bá yóò sì dànù ní ẹlòmí ò tún nǹkan pọ̀ táàmà kó sí tàbá ti mọ àwọn hudud àwọn aláọlọ́run aláọlọ́run aláọlọ́run tàbá ti mọ àwọn àlàyé akànmọ́ kó sí tó pọ̀ ní nínú àwọn agbóró so ẹni pé sọ́bùrù ló gbà kí wá wípé ah rárá jẹ́ ìdìde oorun kùn wa ẹwọ owó ọ̀rọ̀ ìgbà ah ah chai sọ́lá ó wà kọ́ ẹ̀mí ara rẹ̀ ní sọ́bùrù ó wà rí bí dìde ẹlòmí ò rí bí kọ́ sọ́bùrù yí ń bẹ lórí bẹ́ẹ̀dì sí bá sí ń sọ̀rọ̀ lára orí bẹ́ẹ̀dì ló wà báyìí kò rí bí dìde sọ́bùrù dẹ̀ sọ́bùrù ni ẹ ẹ Ramadan lórí a ti ń jẹun for 11 months pọ́nímọ̀tí yíò ẹ̀kan wí ọgbọ̀dọ̀ jẹ mọ́lọ́sàn ni ah sọ́gbùrù ni sùúrù ni èyí ó gún ẹ̀mí ara yẹn sùúrù ni ó kọjọ́ ra àwọn kìfìrí táwọn gbádùn táwọn jẹun tí wọ́n bá ah! àwọn ilé-ìsìn náà jẹun yíò sọ́gbùrù ni sùúrù ni sùúrù lórí ah! Ọlọ́run ni a máa jẹun wà bí wọ́n tún ni a so sọ́gbùrù yíò àkọ́kọ́ ní òtẹ́ gbọ́dọ̀ ni ni ìpín ẹlẹ́ẹ̀kejì nínú sùúrù tí wọ́n ń sọ ìpín ẹlẹ́ẹ̀kejì nínú sùúrù ó ní sabrun ala al-manhiyyi anhu anil manhiyyi anhu hatta la yaf'alahu hey ilé ló fẹ́ lè jù ó ní pé sọ́bùrù sùúrù lórí tó lọ́wọ́ wá lóhun ọ̀fẹ́ ni mi fẹ́ wallahi èyí tí ò bá tún ní extra sọ́bùrù kò ní lè jìnà sí tọ́lọ́wọ́ torí òun tún gba sọ́bù tó tún lé hátàlá yẹ fa'aláwù so kò ní kò fi ní ṣe fa inna nafsa wadawa'iyaha nítorí sẹ́rẹ́ mi wàtẹ́wò yìí àtàwọn àdàwárí àtàwọn nǹkan tí ó ń pè wá lọ síbi aburú wàtẹ̀síyìn àṣẹ̀ìtọ́n ìtọ́nù àṣẹ̀tánì ẹni bó ṣe máa beautify àwọn tí ọ̀dá fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn kòrónà òṣó àwọn ọ̀rẹ́ ẹbú àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n ti mú lọ́rẹ̀ wọ́n sọ kòrónà òṣó lábí aláwọ̀kọ́ náà ẹlẹ́mú àwọn ẹ̀rẹ̀ ní ọjọ́ kíhùn mẹ́wàá lásẹ̀mìlì ni wọ́n jọ ń sọ̀rọ̀ àmìnà ìrìn nìkan bó fẹ́ lọ kíhùn ọ̀rẹ́ òun wọ́n ni jẹ́ ká lọ jàre ìwọ tó mú tí rí bí ẹlùmí gbàtí ọkọ̀ mú tí àwọn ọ̀rẹ́ iná ni gbàtẹ́lùmí ọkọ̀kọ́ ṣe zinari àwọn ọ̀rẹ́ iná ni jàjọ débi kọjá ibo ni ó débẹ̀ báyìí kí náà nìkan wọ́n gbóbìnrin fún ọ bóòlù ni ah, because àwọn nǹkan tó ń pèpè fún kíyàn ṣe tí ọ̀dá pọ̀ oná nẹ́sìká fún wa nínú ni adnafsuwa àwọn nǹkan tí ẹ̀mí wọ́n pèpè sí beautification shaitan àti beautification àwọn ọ̀rẹ́ burúkú tẹ́yẹ bá ń bá rẹ̀ ta amuru bil ma'siyati wa tujri'uhu 'alayha yóò máa pè ọ́ lọ síbi ẹ̀ṣẹ̀ yóò sì máa sí ọlá kíkanjú lórí ìmọ̀ ṣẹ̀ṣẹ̀ yẹn wọ́n máa beautify rẹ̀ wọ́n tó máa sọ pé kò sí tí ó ṣẹlẹ̀ ṣe jalè parọ́ mutí ṣe zina lọ ta tẹ́tẹ́ kò sí tí ó ṣẹlẹ̀ kò sí kankan gbà tó lọ ti kọ́kọ́ tí àlára ọkọ̀ à iná òmùn ìbá nínú òjò yẹn nínú òjò mi kò sí tí ó ṣe mí gbókẹ̀ sí ìjàkúdà lórí ẹni títí tí ó padà fún ní júra à ó padà wá ní akíkanjú lórí ẹsẹ̀ wọ́n ní bí sùúrù rẹ bá ṣe lágbára tó bẹ́ẹ̀ ló ṣe lè fẹ̀sẹ̀lẹ̀ o àwọn ẹ̀ṣẹ̀ kan tó ti di addiction wọ́n bí kíní kan addiction addiction yẹn le gan níbi ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tí nǹkan bá lè di addiction ẹwà tó máa ń fa igbó tó máa ń fa sìgá tó bá ti padà wà ni nínú àwọn ìdọ̀tí tó wa ó ní pé tó bá padà yá ó padà sẹ́lọ̀ níbi kan ó wà ní rí ẹ̀ṣẹ̀ yìí ò ní dùnmá àmú o gbọdọ̀ mọ́ sí ẹ̀ṣẹ̀ yìí ò dùnmá bá tó bá fagbọn kò dùnmá tẹ́tẹ́ ìgbà tọ́kọ́ fà ló ń ṣe bá àà ah, òun rí kíní kan tó bá ti tàn sí ọ níbi làákàrí báyìí tó bá kàdà yá ó kọ́kọ́ bí á sìgá ló fi bẹ̀rẹ̀ ìgbà tó yọ tí ń fa igbó ìgbà tó yọ ọlọ́n fa sàárè ọlọ́n fa sálángá gbogbo kan náfẹ́ fàtà ah ẹ̀rẹ̀ kí ni wọ́n tún pẹ kíní kan Colorado káà tó bá fà báyìí ó dòrí kò dòrí turn upside down ó wà mọ́ forí rìn káàkiri tí ó padà yá wọ́n tún pẹ̀ kan kíní kan àdìmẹ́nu wá fàbẹ́ ọmọ fọwọ́ gba orí báyìí ni tó bá padà yá kò sí nǹkan kan tó fà mọ́ kò sí kò lè satisfy rẹ mọ́ ó ti wà addicted sí ikú lókù bá sàárẹ̀ lókù tó lọ kò sí tó fẹ́ sẹ́ráyé mọ́ kò sí because kíní ò ní tọ́tì tó fẹ́ kó tọ́tì náà láàká ìrẹ́mẹ́ torí in tó jẹ́ kó dé level yẹn ni pé sùúrù ni ṣe ní kíníkà pẹ̀lú èmì ara wa ẹjíká kí ní ẹ̀kọ́ ra sórí tẹ́mì bá ń pèkè lọ sí bí ẹsẹ̀ try láti ní sùúrù kódà sùúrù ẹlẹ́mọ́ ju bí 2 minutes lọ àmọ́ sùúrù ẹmọ́ lẹ́ nígbà tó bá gbé àpàtàlẹ̀ lórí báyìí ni ah tó wá tẹ́ láti gbé fún bí 2 minutes sórí tó bá lè já ó kàdà sí ẹsẹ̀ kò sí irú wá sí kódà kọmọ rí sàárẹ̀ kọmọ rí sàárẹ̀ tó ti ń sẹ̀sẹ̀ lọ wà lóòbọ̀ sí ni ó sì mọ̀ sàárẹ̀ bá ó sì mọ̀ sí sàárè ó mọ̀ wó báyìí pé kìíní ah ìsàwó fi sàárè lẹ̀ náà tó bá tí wá yẹjú ara rẹ̀ tán bí ẹsẹ̀ wọn àgbà kí ni mo ṣe tí ó dá yìí ó ẹ̀ṣọ́ àmọ́rẹ́ ti sàárè ó ti di àdíṣẹ̀ṣẹ̀ náà ni tẹ́bí the more bó bá each time tí ṣe tó bá padà ṣe tán ẹ̀mí èlé ó tún sọ wípé jẹ ní sùúrù tí ṣe tó bá tún wá again sùúrù tó ní lẹ́lẹ̀kejì ó lè jù tàkọ́kọ́ lọ ó ti kó bá rẹ̀ ó ti increase sùúrù tó gbọ́dọ̀ ní because ó ti fún Ṣaitọ́nù ló ń jẹjẹ ó ti strong ìwọ náà need an equal or higher level of resistance ó ti current tí ń bọ̀ wá ti pọ̀ ju agbára resistor rẹ lọ ní ẹ ó lọ wá more resisting power because current ẹ̀ ti lágbára tó bá tún lẹ́lẹ̀ kejì tó bá tún gẹ̀ẹ́tì ẹ the third time ó tún ní the more sọ́bùrù because Ṣaitọ́nù yẹ ti lágbára sí ní ẹ̀mí ààrẹ ó ti fún ṣètọ́ lóúnjẹ jẹ ìbẹ́ kí bí o ti ní sùúrù lọ́jọ́ aláàkọ́ tó ti fẹ́ ṣe sí náà ni pé ah mẹ́jẹ̀ ṣe kí ní jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ó wá tètè lọ fẹ́yàwó lóyò bá mọ́dẹ̀ sí lẹ́wò tó fi kódà yóò mọ̀ ohun sí ọ ni pé èwo tún obìnrin láyé obìnrin olóbìnrin láyé tí mo níyàwó tèmélé tẹ́yọ̀kan bá tó ó ah no ẹlẹ́kẹta iná ó tún ní lasting one lasting last ló gbọ́dọ̀ jẹ́ o kò gbọ́dọ̀ ohun tó gùn sáà lè kọjá mẹ́rin lẹ́yìn mẹ́rin sàárè ló kù tó ń lọ bá wọn kò sí tó ìgbà tó fẹ́yàwó mẹ́rin tó tún ní ó tún kù one lasting one lasting ló tún kù àlìjẹ́nà mẹ́ ti ń gbádùn gbogbo nǹkan kí ń sáyé so ẹ wo bí Islam ṣe jẹ́ kó rọrùn fún wa so that gbogbo lẹ̀kún gbogbo lẹ̀kún agbúrú ti dànù gbà tí kíníkẹ̀ ti ń pẹ̀ lọ síbi sí náà wà láyìn tó kù ní pé kó mọ́ sáré nìká ah irọ́ mo fẹ́ ṣe nìká tètè lọ wá sẹ́kún sí ọwọ́ ara rẹ kò tètè mọ́ sára jù yọ́rọ́ torí tó bá lè dẹ̀ ò lẹ́ẹ̀kan o ti sàgbákòrò bóyá tó fi kò lè bọ́ ìlú fílẹ̀ tó ń kí ní o ti lọ dùjú ní káàlọ̀ tí kẹmí bá ti lè dùjú lọ problem ni ẹwọ́ tí náà tó tí yẹn bá ti lè dùn lẹ́nu rẹ ju àwọn kóòkà àtàwọn fanta tán mú lọ nígbà tí bàbá tó bá gbádùn ayé jù tó fẹ́ gbádùn ayé ẹba wọn five alive tó tutù tó gbádùn tó Hollandia kí ní kan yogurt ẹba wọn sẹ́gbẹ̀ẹ́ ó mú ó rí pẹ̀lú omi ó dùn tó bá ti kọ́kọ́ tẹ́sì ọtí tó ti márùn tó wà ní ọtí eléèlè mọ́dù lẹ́nu rẹ̀ mọ́wọ́ tó bá mú Hollandia tán ó mọ̀ wá 33 tó fi step it down tó yóò ga lẹ́nu rẹ̀ báyìí lọ́wọ́ wá tó fi tí lọlẹ̀ ọtí ló fi tí lọlẹ̀ gbogbo nǹkan tí ò dá Ọlọ́run tó wá substitute fún wa ẹlẹ́mí ni ẹyẹ iṣẹ́ gíṣìgá tí mo fà yẹn dí tó pé òtútó tútù bá ti mú inú mi máa ń lọ́mọ yánà ó mọ̀ yánà ní tó bá ti dáná kò lé bá ti kó náà ó kògì kalẹ̀ àbí ẹ̀dú gbéná síbi àyàrá kó mọ́ sọ́rọ̀ máa sọ́bá máa yá iná gbogbo ní òun ó gbóná burúkú fún òní láti fagbó tí ó lọ kí ní mú àrámù kan wáyíwà fún substitute ẹni pé ó dá náírà bẹ̀t wá ń kọ́ ìgbádùn kan tàbí gbábi náírà bẹ̀t wá máa kátírà ọmọ hákùnrán nínú mọ́sálásí ó mọ̀ pé kò sí ìgbádùn kan tó tó kí ẹmọ jòkó ti tírà Ọlọ́run subhanahu wa ta'ala lọ síbò ní ka kùránì fún aláàrọ̀ wọ́n náà gbádùn bọ́sẹ̀ ń ka pàá ah! kùránì ń fló wọ́n náà gbádùn rẹ̀ àbí wọ́n náà lè kábẹ̀ èyí tó fi ń jòkó tó fi ń wẹ́sì ara ẹni bí náírà bẹ̀ ti ẹ tó bá jòkó sí rere tó jòkó ti tó ń ka kùránì tó jòkó ti àwọn tí wọ́n mọ̀ kẹ́dákẹ́ máa kọ́ mi nígbà tó ní fi rí amẹ́ni month ọdún kan bí díẹ̀díẹ̀ ni wọ́n ló ti máa ka kùránì tínú rẹ̀ máa dùn bá àsádùn káwọn àmì gáìsì ń gbádùn níbi máa ka kùránì ìwọ̀n ẹlẹ́nu gbẹ́ ó dá kí ni substitute yahoo yahoo àwọn ọmọkọ́ programming nígbà tó bá tẹ javascript tó ń gbé bá fẹ́ dá ó mọ̀ pé ọpọlọ kan wà tó tún lé ọpọlọ kan wà tí yàn tún mọ́ lò tó tún lé ju ti yahoo lọ system tó fi gbáyẹ̀ kan ni tó fi mọ́ date tó fi mọ́ pàwọ́ mú tó fi padà wá gbó lọ rẹ̀ tó bá typescript tó wọlé tó fi yún sí mongodb gbogbo ló ń há sórí kódì báyìí báyìí báyìí òun látẹ̀ tàfi gbé application jáde ni ó mọ̀ pé nǹkan tó in ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jù òjì lọ mú kí ní ká tí ó sí substitute fún mi yípo wọn substitute ẹ̀yìn sí ibi tí ó jòkó sí náà Allahul musta'an so ẹ dákun ẹ jẹ́ ká ní sọ́bùrù lórí sẹ́lọ́run ó fẹ́ parọ́ bí ó nídi sùúrù láti má fi parọ́ ó nídi sùúrù ah ìní parọ́ lóòtọ́ ìyá ó jẹ mí bí gbájú mẹ́ta lè bá mi bí ti máa sòdòdó bọ́ sódòdó yẹ kí gbájú mẹ́ta yẹn bá ó pè rẹ̀ ó lórí fọ́jú wallahi kò parọ́ wọ́n ni wọ́n ni qala ba'du salaf àpákanú àwọn salaf àwọn ẹni rí síwájú tó bá ní kó wágbá àwọn salaf àwọn salaf ó ní nínú èbò tó bá fẹ́ túnṣe èbò ó láwọn pious predecessors sálàfù sọ́lẹ̀ gẹ́gẹ́ bẹ̀ láwọn sálàfù tọ́lẹ̀ àwọn sálàfù burúkú náà mẹ́ o ìwọ <clears throat> àwọn khawariji tẹ́pa uthmanu tẹ́pa ali tẹ́pa sàábí ẹgbẹ́ sálàfù làwọn náà àmọ́ ẹni ẹni ìsíwájú làwọn náà bí àmọ́ ẹni bí èèyàn burúkú síwájú làwọn àwọn sálàfù tán sọ bí o làwọn sálàfù sọ́lẹ̀ àwọn ilé ìsíwájú àwọn tọ́lọ̀ ń pawọ́ láṣẹ ká má tẹ̀lé ojú ọ̀nà wọn kí nìdí Ànábì ní khayrun nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum àwọn tó ń dájú the best generation òun ni generation mi Ànábì àtàwọn sàábè mi yìí lẹ́yìn náà àwọn tó tẹ̀lé wọn lẹ́yìn náà àwọn tó ní Qur'an Ọlọ́run ni wa in amanu bimithli ma amantum bihi faqad tadaw tán bá nígbàgbọ́ orú èyí tí wà Nábì àtàwọn sàábé yìí ni ni fakọ́dẹ̀ tádàwù Ibn al-Qayyim máa ń wojú pọ̀nà tó pọ̀ wá ní Madariju Salikin tí ó bá fẹ́ wọ́bí 16 tí yẹ fi gbọdọ̀ tẹ̀lé ojú ọ̀nà àwọn sàábí ànábì àtàwọn tí wọ́n tẹ̀lé wọn kí ni dí àwọn lè náà kọ́ ẹ̀kọ́ state látọ̀dọ̀ ànábì wọ́n gbọ́ Kùránì yé jù ọ̀rọ̀ ó yá sọ gbogbo Kùránì yé jù ọ̀rọ̀ Ibn Abbas lọ sọ bẹ́ẹ̀ kálíbà mẹ́fẹ́ta jù ọ sí sọ gbogbo ẹjú Ibn Mas'ud lọ èyí tí wẹ́ nípa gbọ́ yẹn wọn lágbọ́ fi sẹ́sìn torí tó ayà ìwọ́ gbọ́yé báyìí bóò làwọn ẹni rẹ̀ ṣe gbọ́yé tí wọ́n bọ́ ṣe gbọ́yé ní ẹfílẹ̀ ẹfílẹ̀ bẹ́ẹ̀ kí nìdí àwọn náà kí olódò ànábì straight àwọn tàbí yíò sí mọ́ lọ́dọ̀ wọn ànábì dẹ́yìn wá ọlọ́tún sọ ní Qur'an ọlọ́ni was-sabiquna al-awwalun min al-muhajirina wal-ansar wal-ladhina taba'uhum bi ihsan radiyallahu anhum wa radu anhu ọlọ́run láwọn mẹ́yìn ọlọ́ni as-sabiquna al-awwaluna àwọn nìyẹn àwọn muhajirun àtàwọn ansar pọ̀ sínú àbí ọlọ́wà ni walladhina taba'uhum bi ihsan àtàwọn tí wọ́n tẹ̀lé wọn lórí dáadáa ẹ̀rùkọ́ báyìí radiyallahu anhum ọlọ́run ti والفاجر لا يقدر على ترك المعاصي إلا سد إلا صديق wọ́n ní sẹ́rẹ́ wọn sẹ́ dáadáa àwọn ẹni dáadáa náà ma ń ṣe a iṣẹ́ dáadáa èyàn dáadáa àti èyàn burúkú lè ṣe irun èyàn burúkú náà lè wá kírun bẹ́ẹ̀ ni àríbẹ̀ẹ̀kọ́ o lè kírun ẹnìkan lè fagbótọ́kọ́ wá kírun o lè ṣe sìnátọ́kọ́ wá kírun wọ́n ní gbogbo ẹ̀ ní ma ń

wa hiya naw'an ó ní kéèyàn ní sùúrù lórí tó bá báyàn mùsíbà tó bá báyàn mùsíbà tó bẹ́ kìí sí wọ́n ló fọ́wọ́ra rẹ fa á ọmọ rẹ kú lé ní kíní kan sí ọ olúsìsẹ́ rẹ lé ní igbá kòkó bá bá sásùn wọ́n lélẹ̀ ń kọ́ o nínú àwọn mùsíbà tó bá báyàn آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته